إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشبر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد الله أدقف الله سبحانه وتعالى أترى لكم كاتي فوان نبوى محمد sallallahu alaihi wa alihi wasallam ilé tí a kà fúnra wa lénu pẹ̀lú yọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tàbí sí ní ma kà fúnra wa ọ̀nà ni mawkiful islamu min isa alaihi salatu wasalam kí ni position islam nípa anabi isa alaihi salam tí a ma pè ní jesus ta ma pè ní jesu so kíni afẹ́wò kíni mawkif kíni nǹkan tí position islam lórí wọn takutabi minan nasara an yu'minu bi muhammadin sallallahu alaihi wasallam wa bima ja'a bihi lẹ́yìn tó necessitate fún àwọn christian tó ṣe pé bàtàwà bí ṣàlàyé tán èyí padà rí pé à ń tó jẹ́ dandan fún àwọn tí wọ́n jẹ́ christian gan ni wípé kí wọ́n nígbàgbọ́ nínú annabuwa muhammad sallallahu alaihi wa ìdí ní pé ní ó títí òdodo ní ti pàápàá anábi isa alayhi salam ọlọ́run sọ fún wa nínú Qur'an ike wọ́n fún àwọn èèyàn tí ọlọ́ba ara wọn sí yẹn ni ọmọ àwọn ọmọ Israeli wọ́n fún wọn ní orí pé anábi kan bọ̀ o tí ó kọ rẹ̀ Ahmad àwọn náà ni Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà látún rí àwọn ìfúnni ní òròyìn ìró ìdùnnú yìí nínú àwọn léè tí àwọn Christian tí wọ́n ń kà díẹ̀ ní tó tí bá ṣe ti tọwọ́bọ̀ tó bá ṣe ti dáàbù tó bá ṣe ti fi ọ̀rọ̀ yẹn sínú rẹ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì hàn bẹ́ pé a ní ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam òun ni òjíṣẹ́ ìgbẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ tó bá jẹ́ pé lódodo la nígbàgbọ́ nínú Jésù Muhammad náà gbọ́ sallallahu alaihi wasallam so limuallifihi ash-shaykh al-allama rabi bin hadi al-madkhali rahimahullahu ta'ala àwọn wọ́n kọ risala yìí nínú risala rasail nafi'a tó lágbára tí wọ́n kọ nípa irú àwọn kabayin wọ́n ní alhamdulillahi wasalatu wasalam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man tabi'a huda amma ba'd fa innal muqarrara inda jami'il umam anna wahdahu wa khaliqu hadha al-kawn bi samawatihi wa ardihi wa ma baynahuma wa ma fihima min malaikatin wa jinnin wa insin wọ́n nínú lẹ́yìn ìgbà tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tí wọ́n tọrọ àlékún kí a ti gẹ̀ fún Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ ànẹ́bì àtàwọn sàhábì ànẹ́bì gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ ìkẹyìn wọ́n nínú tó rílẹ̀ lọ́dọ̀ gbogbo umam gbogbo àwọn ìjọ tẹ́yẹnyẹ́ wọ́n ní kí ọlọ́run ọba o ẹyọ kan ni òun nìkan sì ló dá gbogbo ayé tàwọn yìí òun nìkan ló dá sánmà òun nìkan ló dá ilẹ̀ òun nìkan ló dá àwọn nǹkan tó wà láàrin méjèèjì òun nìkan tó dá àwọn nǹkan tí ń bẹ nínú méjèèjì nínú àwọn ni nínú àwọn àlìjànú ni nínú àwọn èèyàn ni eléyìí ẹnu kò lórí ẹ̀ hátà gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n ń sin òsà tí wọ́n ń sin Ọ̀ṣun Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá níta ló dá ayé àwọn ni Ọlọ́run náà ni àwọn tíbi tún dàrú mọ́ lọ́wọ́ àwọn kírísítẹ̀nì àwọn imẹ́ tó dá ṣé Jésù ló dá ni àbọ́lọ́n tó bá jẹ́ Jésù ni tó bá so Allah ni ọba tí ń darí oúnjẹ lọ́ba tí tó ń ṣètò ayé wa kullu shay'in fi hadha al-kawn khadi'un li iradatihi gbogbo nǹkan tí wọ́n ń bẹ nínú ayé lórílẹ̀ ayé tó jẹ́dá gbogbo wọn tẹ́yẹnyẹ ni khadi'un li iradatihi gbogbo wọn lábẹ́ fífí Ọlọ́run bá ní fífí Ọlọ́run wà máa dhalik tó ti bẹ́ẹ̀ o yar'ahu bi lutfihi wa rahmatihi wa hikmatihi tó ti bẹ́ẹ̀ ń kọ́ Ọlọ́run Ọba ó ń tọ́jú ayé ó dẹ̀ ń sàmójútó pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ àti pẹ̀lú hikma rẹ̀ ṣe báyìí àbí so ilé nǹkan gbogbo ní abẹ́ agbára Allah subhanahu wa ta'ala òní ó wà ẹ jẹ́ kí wá sáré clear point kan bẹ́yìn àwọn olùmí ma ń sọ nínú àwọn tàbá ń sọ pé Allah àwọn Christian ma sọ pé that is the God of the Muslims no Allah òun ni khaliqu samawati wal ard and no our own our own is God your own is Allah no no no no so mo tó wá fọ́dí yìí èdè wo ni ànábì Isa alayhi salam èdè wo ni wọ́n sọ Jesus èdè wo ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ náà kírísítẹ̀ lè ní ó fèèlì ẹlòmí ò ní English ní Jesus àbíkẹ́lòmí ní Latin ló sọ kó lè lè ní pé Hebrew ni wọ́n sọ rárá Aramaic ni wọ́n sọ nínú àwọn semantic languages ni so Arabic Aramaic Hebrew àwọn èdè tó ti pẹ́ nínú àwọn èdè tó ti pẹ́ ṣe wá rí nínú Aramaic yẹn bẹ́ ṣe ń pẹ́ Allah ẹbí Elohim àbí Elo bẹ́ ṣe ń pè ní nínú Hebrew wọn ni Eli so tí wọ́n pé ọkẹ́ ògbẹ̀ wà mùtàkọ́ ríbà àwọn èdè ẹ̀dẹ̀ ni wọ́n wà mùtàkọ́ ríbà hátà tàbá ń sọ Aramaic àbí tàbá ń sọ Hebrew ó mọ̀ ríta ah, kí ló tí kí ní ìfẹ́ mọ̀ jọlọ́gbọ́n adìẹ̀ díẹ̀ báyìí bẹ́ẹ̀ ni because àwọn èdè ọmọ ìyá ni wọ́n ó kà bí pé ìgbómi ìbí àbí a kó mọ jẹ́ bí ẹ e lọ́dọ̀ wọn so Allah ìtúbẹ̀ ní pé gbà tí Jésù wà láyé wọn ò ní God

àti Zechariah ó kọ́ tí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ń pè Ọlọ́run Allah náà ni wọ́n ń pè kéjì pé ẹ̀yin Muslim lẹ́ni alára Allah ni khaliqus samawati wal wa ta'ati amrihi ọlọ́ọ̀bá wá ṣe ní ọ̀ranyàn lórí àwọn òkọ̀lá lórí àwọn tí ọlọ́ọ̀ tó bá jọ ńlá àkáyè èèyàn ipé kí wọ́n máa jọ́sìn fún ohun ọlọ́ọ̀bá kí ó dẹ̀ máa tẹ̀lé àwọn àṣẹ ohun wà lè ájìlì dhalika khalaqahum sì bí nítorí ẹ̀gẹ́ ló fi dá wa nítorí kálí bá máa jọ́sìn fún wa khalaqal khalqa liyabuduhu so ọlọ́ọ̀bá wá dáwẹ̀ ìdá kálí bá máa jọ́sìn fún kama qala Allahu ta'ala gẹ́bí ọlọ́wà yí sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni mi dẹ́yìn àti àlìjànú fún kankan tí ẹ bá ń ṣe kan mọ́ jọ́sìn fún mi ma uridu minhum min rizqin ní ìfẹ́ rízikí kẹta lọ́dọ̀ wọn wa ma uridu an yut'imun mi ìdẹ́ ní kẹ mọ́ fún mi ọlọ́ọ̀bá ló ń jẹ an gbowó inna Allaha huwa ọlọ́wọ̀ ọba lọba títí ma ń fún àwọn èèyàn lọ́rọ̀ zulukú wà ti limatin ọlọ́ba lọba tó ní agbára tí agbára rẹ̀ dẹ̀ tó nípa wazawwadahum bima yusa'iduhum ala al-qiyami bi hadha at-takalluf aw bi hadha at-taklif ayyad ibada ọlọ́ba wá sí tó minal fitori salima nínú fitoro fítọ́rọ̀ to mọ́ so ẹ̀kan àwọn language is semitic ni kìí semantic semitic language semitic náà so min minal fitori salima ọlọ́bà fún aláwọn fítọ́rọ̀ tó salima a ọlọ́run fún wa ní fítọ́rọ̀ tán kí náà pè ní ni àdámá innate disposition ó láwọn default ó láwọn kan tó sí ké bó ṣe wà lára wa defaultly nìyẹn wal uqulil ma wal uqulil mudrika àti làákàyè léyìí tó lè lépa bá nǹkan alìwáàíyá léyìí tó àwọn làákàyè tí ó tó lè kó nǹkan sínú wà sakhkhara lahum ma fi samawati wal ard Allah bá wá ṣe ó ṣe ẹ̀rọ̀ wọ́n rọ̀ fún wa ká ma fi wọ́n ṣàǹfàní wa rán sí wọn àwọn òjíṣẹ́ àwọn alápọ̀nlé ulul azmi mina rusul nínú wọn làwọn márùn-ún kan tí Ọlọ́run bá dákọ̀ tọ́lọ̀ tó dáṣà lẹ́sànú wọn Muhammad annabuwa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ rẹ̀ sí gbogbo ayé Ibrahim annabi Ibrahim alaihi salam tọ́lọ̀ rẹ̀ sáwọn èèyàn wọn ta mọ́ ń pè ní bàbá wa Musa àti Moses tí Ọlọ́run bá rẹ̀ sáwọn Israelite children of Israel wa Isa àti Isa Jesus tí Ọlọ́run bá rẹ̀ sáwọn israelite wà Nuh àti Nuh tí ọlọ́ọ̀bá rẹ̀ sáwọn èèyàn wọn alayhimus salatu kó dẹ̀ tún ma kà nínú bíbélì pé obìnrin kan tó jẹ́ ara Canaan àwọn òkè gentile àwọn wọn sí nínú àwọn children of Israel ó wá bá Jésù pé kó sí nǹkan báyìí fún Jésù ní à kò sí ètò kàmù pẹ̀lú wọn wọn rẹ́mi sí wọn ọ̀nà akúdà sí bí ajá Jésù wá sí àpẹẹrẹ pé a oúnjẹ ọmọ sáàlì fún fájá jẹ ní so pẹ̀lú rẹ̀ gọmọ Nàìjíríà ajálà àwọn góòjẹ báyẹn oúnjẹ ọmọ sáà fún fájá ní obìnrin rẹ̀ ní pé ṣebí oúnjẹ tó bá dábó lórí tábìlì ọ̀gá olówó ṣebí ajá mọ́ jẹ mẹ́ obìnrin nígbà pàjá lóòtọ̀ imi ń ṣe ọmọ yìí mi ń ṣe bò Jésù fi ń rìnlẹ̀ fún pé a kò rán mi sí wọ̀sẹ̀ o sínú àwọn tán rán mi sí náà fi ńlá mọ́lẹ̀ bó wípé a kò rán mi tí ìbá kí ń ṣe sí àwọn àgùntàn Ísírẹ́lì tó nù ọmọ Nàìjíríà ò sínú àwọn àgùntẹ̀ Israeli ọmọ Nàìjíríà ò sí bẹ́ bẹ́ẹ̀ni ọmọ Áfíríkà ò sí bẹ́ àwọn dára àwọn tán jẹ́ bẹ́ẹ̀ wọ́n dára wọn mẹ́ gbogbo àwọn òjíṣẹ́ wá ní ọlọ́rẹ̀ wọn sáwọn èèyàn wọn ọlọ́rẹ̀ wọn sáwọn kọmù annabuwa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́lọ́ wọn rẹ̀ sí gbogbo ayé tí ìbá ń ṣe pé kọ jẹ́ àánú sí gbogbo ayé gbogbo àwọn ànábì ọlọ́run yẹn wọ́n ń sọ nípa kí ka kan bọ̀ o gbogbo ní ń sọ ń bẹ̀ gbogbo ní ìsìlà kọ́ọ̀lẹ̀ wà fún tí wọ́n sọ pé kan bọ̀ wá sẹ́ salam sọ mbe gbogbo àwọn fásitì ẹ̀ pé fásitì ya àwọn ta ni prophecy yìí fit tójú ànígbà muhammadu sallallahu alaihi wasallam qala Allahu ta'ala ọlọ́run sọ́nà Qur'an shara'a lakum min ad-din ìntọ́lọ̀ ọba ní kẹmọ fíṣẹ́sì ìntọ́lọ̀ ọba sí ní ṣẹ̀ríyà fún kẹmọ lò kẹmọ fíṣẹ́sì ọlọ́ọba ma wassa bihi Nuha òun náà ni nǹkan tí ọlọ́ọba sọ àsọtẹ́lẹ̀ kalẹ̀ fún ànábì Nuh alayhi salam walladhi awhayna wà máa wà sọ iná bí ibrahim òun náà lásọ fún ànábí ibrahim wà musa so lásọ fún noah abraham wà musa moses wà isa àti jesus an akimu din òun ni pé kẹgbẹ́ ẹ̀sì dúó wà látàtà fábúrọ̀kù fi ẹ̀ gbọ́dọ̀ pín bí ẹ̀sì yẹn kábùrọ̀ alàlìmùsìrìkí àwọn tó jáwọ̀ ilẹ̀ bọ̀ ó yóò wò lẹ́mì wọn wọ́n nífẹ́ gbà aṣọ alọ́lọ́ ọbẹ̀ yọ̀kan ní mẹ́tàláwó pé o àmẹ́rìnláwó pé o àmẹ́jọ ni o à20 ni o mọ́ tẹ̀dùrúhùn ilẹ̀ yìí tó ń pẹ́ àwọn ẹlẹ́bọ sí nǹkan o a yóò lè fún wọn hmm, Allahu akbar wàyádì ilé ìmọ̀ yunib ọlọ́ọ̀bá sì ní kọ́ òun ní ma ń fi ọ̀nà ma ẹni tí ó bá padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá ẹni tó bá padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ma ń fi ọ̀nà ma ẹ ká wá wo jésù ni commandment àkọ́kọ́ like òfin àkọ́kọ́ tó yẹ ká mójútó ah òfin àkọ́kọ́ tó yẹ ká mójútó wọ́n ní wípé thy God our, our Lord our God is one gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ ń gbómi pé eléyìí ni ìmọ̀ ayérayé ká lè bá àmọ́ ìpé ìwọ Ọlọ́run ọba òdodo ati Jesus eni to ẹni tó rán ìwọ Ọlọ́run ọba lẹ́yọ̀kan ṣoṣo òdodo ni wọ́n àtèmi jésù ẹni tó ọ̀rẹ́ òjísí ọlọ́run in tí islam sọ fún anáni pé in tó ń fi rán jésù náà ló ń fi rán abraham òun náà ló ń fi rán noah òun ló ń fi rán moses òun náà ló ń fi rán ìgbẹ̀yìn wọn tí ń ṣe ànẹ́gbà muhammad sallallahu alaihi wasallam an akimu din gbogbo in tán sọ fún wọn ni pé establish ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ẹyọ ọ̀kan ní kẹ́ẹ̀sìn kà ní kò pé méjì kò pé mẹ́ta wallahi kò ẹ̀ lè rí wọ́n ní kí ọlọ́wọ́ bá o ẹ̀ṣẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan wà ẹ̀ẹ́sì gbọ́dọ̀ pín bí ẹ̀sìn yẹn ẹ gbọ́dọ̀ mọ́ orogún mọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bó o lè ṣe padà á di mẹ́ta ẹmọ ẹjẹ́ ń kàdíẹ̀ fún wa ní bíbélì Deuteronomy chapter 32 verse 39 see now that I even I I am he and there is no God with me kò sí ọlọ́ọ̀bá kan pẹ̀lú mi inú bíbélì nìyẹn ó ní yẹ pé ó yẹ kó wà explicit ń bẹ̀ pé mẹ́ta lọ́kan sí ní wá ó ní ara kò sí ọlọ́run kan pẹ̀lú mi èmi nìkan náà wọ́n ni ẹjẹ́kùn sẹ́ ẹ̀yìn kakini ó fẹ́ jọ pá mùsùlùmí gan kàjú ìrọ̀ ó wà nínú Samuel chapter 7 verse 22 ó ní neither wọ́n ní uh, wherefore thou art great ìwọ Ọlọ́run ìwọ náà tóbi O Lord God wọ́lọ́wọ́ bá for there is none like thee kò sẹ́nìkan tó dàbí ìwọ laysa kamithlihi shay'un tọ́lọ̀ sọ́nù Qur'an kò sẹ́nìkan tó dàbí ìwọ Ọlọ́run Ọba neither is there any God beside thee kò tún sí Ọlọ́run Ọba kan lẹ́yìn rẹ̀ mọ́ o Samuel ní ẹ̀rìkanú àwọn ànábì Ọlọ́run Ọba ni Ọlọ́run Ọba sọ̀rọ̀ wọn náà nínú suratul Baqarah ní Qur'an ọ ni wọ́n ní nàbí tí wọ́n yẹ tọ̀lút ní malikan tán yẹ tọ̀lút sọ́l lọ́ba lórí àwọn israelite ó wà nínú Qur'an story wọn bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà ní ìyẹn Samuel chapter 7 verse 22 ó tún wà nínú Chronicles chapter 17 verse 20 wípé oh Lord there is none like thee neither is there any god beside you kò sọ́lọ́hun ani. àní ọlọ́hun kẹsẹ̀ tẹjọ jẹ́ méjì àbí mẹ́ta ọlọ́hun kan méjì mẹ́ta yẹn council of Nicaea ní three more than 300 years láfta àgbà Jesus jésù lọ́tán ni wọ́n jòkó ní council kan ní Rome Ni wọ́n sọ pé kódà ìjòkó àkọ́kọ́ kan jòkó kan wọ́n ní méjì god the father and the son Our subsequent councils tí wọ́n hold council ní bí ìgbìmọ̀ kájòkó pé ó yá ẹ̀yin ọlọ́lá onípò nínú ìlú ẹjá jòkó ẹjá jọ sọ bóòlù ẹkọ́ lọ́m sí rí ẹjẹ́ ká kọ̀bọ̀gọ́gọ́ concept of God àwọn wá jòkó pé ah, no God should be three in one na kan no no it should be two no no no before gan before méjì lọ́lọ́m Mary and God wọn lọ́lọ́ fi sọ ní Kùránì pé wa idh qala Allahu ya Isa bin mariam ọlọ́run pé tó bá di ọmọ kìyàmọ̀ òun mọ̀ sọ fún jesus ọmọ mary a anta qulta linnas ṣé wọ́n ló sọ fáwọn èèyàn ni wípé ittakhiduni wa ummiya ilahaini min dunillah ṣé wọ́n ló sọ fún wọn ọlọ́mọ pé kí n sọ wọn ọlọ́run fẹ́ fi ṣe establish proof lórí àwọn christian níjọ́ gbédé alkiyama ọlọ́run wa ma sọ fún jésù ṣe jùmọ̀ yóò ní mímọ̀ ọlọ́run ọba o ma yakunu li an akula ma laysa li bi haqqin kò gbẹ́nu mi kí n sọ tí lẹ́tọ̀ sí wọ́n mú ìfẹ́ sọ́bẹ̀ pé mi rọrọ kò tọ́ ìyìn sọ́bẹ̀ o ọlọ́wà sọ lẹ́yìn báyìí pé in tí mo sọ fún ẹni pé kọmọ jọ́sìn fún Ọlọ́run nìkan o in tí so ó wà nínú ah, Isaiah àwọn verses pọ̀ níwájú mi báyìí Isaiah chapter 44 verse 6 to 8. Only thus said thy Lord, thus said the, the, the, Lord, the King of Israel, and his Redeemer, the Lord of hosts, I am the first, I am the last, and beside me there is no God. How can it be clear to now, beside me there is no God? Lẹ́yìn mi ní kò sọ́lọ̀ mi, tó bá kí bí yá ọmọ tẹ̀sí ìlú wà ní, ní pé no, but ṣẹ́rí mọ́ṣẹ́wájú ọlọ́run yóò mẹ́ta ni o ní gbogbo ìgbà táà ń sọ yìí ìyá tó bí Jésù wọn ìtí bí àwọn wọn ìtí kọ́kọ́ bí àwọn náà wọn làwọn prófẹ́tì ti ń sọ síwájú síwájú wípé kí náà ń pè yíò wípé Ọlọ́run ọba ń kọ́ ẹyọ kan náà ni ó wà nínú Mark chapter 12 verse 29 to 34 and Jesus answered him gbàtán bèèrè lọ́wọ́ Jésù pé kí ni kí náà ń pè kí lòfin àkọ́kọ́ tó yẹ ká mójútó only the first of all commandment is àkọ́kọ́ nínú gbogbo àwọn to tó ẹkẹ́yẹ mójútó here o Israel ẹ̀yin ọmọ Israel ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín o the Lord our God is one Lord ọlọ́run ọba wa ẹyọ̀kan ni ṣẹ́rí pọ́rọ̀ yìí tó bá di yọ́mọ̀lì kìyàmà ẹ̀ níbi tẹ́ lọ́mọ́ and thou shall love thy Lord thy God with all thy heart ọgbùdọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọba yín pẹ̀lú gbogbo ọkàn yín and with all thy soul pẹ̀lú gbogbo ẹ̀mí yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá tún sọ débì kan ẹmọgbọ́n tó wá sọ so wọ́n ní pé there is no only there is none other command, commandment greater than this tawhid akida kò sí òfin kan tó tóbi jù ká sí Ọlọ́run Ọba lọ́lọ́kan ṣoṣo in táwọn súnà ń kílé ní àtàwhid alákídà tó sahiha kájọ́sì fún Ọlọ́run Ọba ká mọ́ mú ogun pẹ̀lú rẹ̀ òun náà ní iṣẹ́ tí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wá jẹ́ wa laqad ba'athna fi kulli ummatin rasula àníbùdó lọ́wọ́ àti sẹ́nìbù tọ̀gùt àti rẹ́ sí gbogbo ààyè gbogbo olùkọ̀kan òjíṣẹ́ iṣẹ́ tí wọ́n ń sọ fáwọn èèyàn náà ni wípé ẹ jọ́sìn fún Ọlọ́run Ọba ẹ má mọ̀rọ̀gún pẹ̀lú rẹ̀ kò sánẹ́bì kan tó wá tó wá ní pé mìíràn ní ìkejì Ọlọ́run èmi ọlọ́mọ Ọlọ́run èmi ni ìkanu mẹ́ta ẹmú mi kanu mẹ́ta ẹ̀rún mi mọ́ kò sí ètò sọ bẹ́ẹ̀ wọ́n ní Jésù wá ń sọ bí pé eléyìí ni commandment wọ́n ṣe sọ́bẹ̀ pé èmi lọ́lọ́ máa huffman challenge dé ní pé ẹ mú verse kan wá tí Jésù ti sọ pé èmi ni Ọlọ́run wọ́n ni àwọn ni wọ́n ni ó ní èmi ni ọ̀nà ìyè àti òdodo àìntọ́ sọ ohun gbogbo ànábì Ọlọ́run wà lè yùn bẹ́ẹ̀ ni àwọn lọ́nà wọ́n tọ́ bá tẹ̀lé ànábì Ọlọ́run wọ́n Ọlọ́run àwọn òdodo bẹ́ẹ̀ ni òdodo lọ́rùn fi ránwọ̀n àwọn ni ọ̀nà pẹ̀lú kíyẹn tẹ̀lé wọn yóò fi la èyí ò sí wọn láwọn lọ́rùn àwọn ni ẹ wọ́n ni i and go and, and my father are one wọ́n ni ẹ rí ní pé ọlọ́run ni jésù ok jésù ni i and my disciples are one ṣe pé òun ti gba position ọlọ́run tó ní i and my god are one ó ti gba ọlọ́run àbí kí láwọn disciples náà ṣe báhùn àwọn náà ti gba ìjọ ọlọ́run torí àwọn náà ni ó ní i and my disciples are one one ní kí ni ní purpose àwọn jọ ń pèpè sí ibi ojú ọ̀nà kan náà àwọn ní pé àwọn owó well master àwọn Jews tán ń bèèrè lọ́wọ́ Jésù wípé nípa pé kí ni òfin tó lágbára jù yẹn àwọn ni hmm, thou had said the truth ọgbà òdodo ló sọ ọgbà ń sàyí tó rán wọ́n bèèrè pé kí ni òfin àkọ́kọ́ wọ́n fẹ́ pẹ̀ sáà nẹ́bì sílé lè báyìí tó bá jẹ́ nẹ́bì ní ọ́ ni tó bá jẹ́ ẹni tó bá gbọ́ ìsìlámù yé tó bá gbọ́dòdó yé ọmọ ìpófin àkọ́kọ́ òun ni pé ká jọ́sìn fún Ọlọ́run lọ́kan ṣoṣo ẹbẹ̀ lọ́wọ́ ní random muslim kí ni òfin àkọ́kọ́ ó lè ní ẹ ká ma tún ayé ṣe máa tún ṣe lọ́mọ sánkó káàkiri òfin àkọ́kọ́ lọ́dọ̀ every gbogbo àwọn ànábì Ọlọ́run ba, tó fi dórí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó sì ní tán tó ní tọ́lọ̀ sọ́nù Kùránì yẹn òun ni pé ànábì <coughs> àwọn ìyẹn ní pé master ah òdodo lẹ́sọ́ For there is one God. Hmm. For there is one God, and there is none other but He. Tawkid, ẹwọ Tawkid, díkẹ la ilaha illallah, wahdahu, la sharika lah. Ọlọ́run sọ́dún kan, la ilaha illallah, ọlọ́run ọba yọ̀ kan náà ni ó. Wahdahu, ó nìkan tó ni. Tawkid, emphasis, la sharika lahu kò tún sí ogungún pẹ̀lú rẹ̀ emphasis upon emphasis upon emphasis bọ́ sí ma rí ní ẹnu kùnrin àwọn látún rí ní bíbélì pé alẹ́mì ọlọ́run ṣe ẹyọ kan wọ́n ní ẹyọ kan ẹ̀rìnbọ̀ tó wá tún lọ́wọ́ méjì yóò tún rá pín tó wá lọ́wọ́ alẹ́ka méjì ìkan wá wà báyìí ìkan wá jẹ́ báyìí ìkan wá wá ó tún wá kọ̀ ìkan padà wá commit murder àbí ó padà wá commit suicide ìkan padà wá padà tún ké pé òun ò fẹ́ kú o kò sí bẹ̀sẹ̀ wallahi kò sí John chapter 17 verse 3 múnà kásílẹ̀ kan and this is life eternal ilé ìsì ni ayérayé àbíkínà máa ń pè that they might know thee thy only true God wọ́n ni Jésù ló ń sọ nínú John chapter 17 verse 3 kálíbà àmọ́ ìwọ Ọlọ́run ọba òdodo and Jesus Christ àti Jésù whom thou hast sent wallahi lẹ́rì kẹkẹwàjú ọlọ́run ọba ẹ ní àwújáre kẹkẹwàjú ọlọ́run ọba àti jésù léyìí tí ìwọ ọlọ́run ọba òdodo nìkan rán kọ èyí tọ́ ọ̀rẹ́ ìwọ ọlọ́run ọba òdodo tọ èyí tọ́ ọ̀rẹ́ ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ ṣe ìbáyìí hátà nínú àwọn tẹ̀yìn kí náà gbé treatise paul gangan fún ààrẹ ó wà mẹ́ Galatians chapter 3 verse 20 only now a mediator is now a mediator kinika kinika. but God is one But ọ̀kan náà lọ́rọ̀un ohun tí ìyàwó rẹ̀ tó báyẹ̀ báyẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ after be and more than 300 years kàsáàkì council of nisi, council of nisi, àtàwọn councils oríṣiríṣi ibẹ̀ náà ti ń jòkó náà ti ń decide náà ti ń já náà ti ń fa àwọn olúkálùkùn sọ opinion wọn nípa Ọlọ́run Ọba wala takfu ma laysa laka bihi wọ́n lè ṣe máa discuss nípa kéèkéè believe olóẹ̀ká ní nípa ọlọ́run àmọ́pọ̀lọpọ̀ nínú àwọn Christian ní sáàdì ìbítàwà wà ní ayé yíò ẹlùmí ògbògbò council of nation rí kọmọtán pẹ̀bẹ̀ àwọn ìbí tó gbọ́ tó ti là wọ́n mà wọ́n ni ẹ eh, the spirit of God enter those men so that they can decide who is God ẹwùn kẹfà àwọn ànábì ọlọ́run decision táwọn ìtàwọn sọ nípa ọlọ́run táwọn mú wa straight látọ̀dọ̀ ọlọ́run èyí ò wọ́ọ̀kì mọ́ decision àwọn men tẹ́ẹ̀ tójú yóò gan ní bólísìwìkì tí ṣe ń wọnú ara wọn náà ní discuss and wọ́n sọ pé ẹyìn so the goal should be three now wọ́n padà wá finalize pé tọ́ àti stamp ẹ̀ tán Constantine jẹ́ olóòtẹ̀ ní gbóòm láti ní lọ ọlọ́run ọba mẹ́ta ní nínú ọ̀kan kódà gbogbo yẹn lọ́ka ìtàn dáadáa ogun ṣẹlẹ̀ tó ní agbára láàrin àwọn kìrìsẹ́ tó ní agbára torí àwọn kan wà wọ́n takú pé Unitarians làwọn ma jẹ́ ẹ́ àwọn kan padà àwọn kan náà di Trinitarians àwọn tó jẹ́ Unitarians ṣíwàdí ni àwọn mí ṣíwàdí ni bẹ́ẹ̀ ni wọ́n wà ní Ethiopia àwọn àtàwọn gbà pé kódà bá ṣe kódà ma ń fẹ́ nkíù bí àwọn mùsùlùmí tó kí wọ́n sì àwọn tracy sí ìgbà yẹn tó kún bẹ̀rẹ̀ sí ni ma jú àwọn gospels lè tó fi rìnlẹ̀ ikú ọlọ́ọ̀bẹ̀ yọkan ni so gospels dànù dáná sun oríṣiríṣi millions of people ló bá wọn kì ní because kí ni a gbọ́dọ̀ ṣe everybody lórí disbelief belief wo mẹ́ta lọ̀kan because kí ni yóò sí scripture a need láti jòkó in tí ó bá sì ti sínú káìpẹ́ mọ̀ jóma ẹ padà di wẹ́dà ẹ mọ̀ jóma ni ó rí bí àwọn èèyàn wa nínú àwọn mùsùlùmí náà ni tó bá ń sọ pé ẹ kíní kan ìgbàwo tó bá ń sọ àwọn sọkúsọ wọn ta bá challenge pé ibo ló wà ní Kùránì ẹ kàn mọ̀ jóma ra wọn náà ni níbo lè rí mọ́lúdì wà ẹn wà bìtálíkà fàlìyẹ fọ́rọ́hú kí wá lọ́wọ́ sẹlẹ̀ àní o mẹ́rin mọ́lúdì wà ó ní wà bìtálíkà fàlìyẹ fọ́rọ́hú ẹn pẹ̀lú bẹ́ẹ̀ kan mọ́ dunnú ẹ̀hẹ́ ṣe ká mọ̀ banújẹ́ ni alẹ́rì mọ́lúdì dà alẹ́rì sáwídà ìsàárẹ̀ tẹ́lọ́nsìn káúlà tẹ́ lọ tẹ́lọ jọ́sìn fún ìyásí ń bẹ̀ fọ́tò ìyásí tẹ́ gbé sí mọ́sílásí tẹ́ ń forí kalẹ̀ fún ẹ̀rídà nínú Qur'an wọn lè rẹ́rì mú wá àfi ká máa jó mọ́ra wọn bẹ́ẹ̀ náà làwọn Christian ẹ̀rídà kí mẹ́ta reality ni wallahi ẹ̀yin tẹ́ ń jọ́sìn Allah aya Qur'an làwọn ti kà fún yínyẹ̀ o Ọlọ́run tó bá di yawm al-kiyama òun ó bèèrè lọ́wọ́ Jesus pé ṣé wọ́n lọ ní ká máa sìn nípa ipé sẹ́tìrí báyìí wọ́n náà tó bèèrè lọ́wọ́ Jésù mẹ́ Jésù fi ń rí lẹ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò wá sọ fáwọn èèyàn pé èmi tẹ́ ń wò yìí náà èmi gangan lọ́lọ́run ó wà náà Christian tí wọ́n bí pé Jésù gangan fúnra rẹ̀ náà ni Ọlọ́run ti ń bẹ ní sánmà àmọ́ Jésù Ọlọ́run bá ó wá wáyé ní wà èèyàn láti lè fi fílì àwọn èèyàn pé ah sí ẹwọ̀rọ̀ tó burú jáì anúrara he is part of God tó ń separate sọ́tọ̀ àbí he was the son he was the son so kìníkan he now came so he is also, he is also God but kìníkan àwọn ah, mí ò ní pé a ah, no òun is God but he is not up to the father and ah, mí ò sì takú pé no he is equal like different people with different ideologies about a single being who is Allah subhanahu wa ta'ala. Kennedy, they've deviated from the way of the prophet. Sherry Quran, but that's what changed the Bible Quran is what they Musaddiqan lima bayna yadayhi min at-Tawrah. Gbogbo nta ti dàrú Quran wá kó wá fún yín. Ó wá bá yín tó. Gbogbo àwọn tawrah tá ti sọ ran ran be. Quran wá mú wá fún yín pé bó ṣe rí ni o, bó ṣe rí ni o, bó ṣe rí ni o. Ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ wá dé. Ah, ẹ̀wùn kàbáyìn so wọ́n ní fàbúrúsùlù jami'an wà láàárọ̀ sí him man dákarọ̀ dínahum islam man dúkìrọ̀ dínahum islam gbogbo àwọn òjíṣẹ́ tẹ́yẹnyẹ àtàwọn tàà dákọ gbogbo wọn àtàwọn mítà dákọ gbogbo wọn ìyẹ̀sìn kan náà sí islam ni wọ́n sí bitawhid sórí tán pè ní islam o ní pé kí yẹn jùpá jù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba bitawhid pẹ̀lú pé yíò mú lọ́kan ṣoṣo níbi ìjọsìn wal-inqiyadu lahu bit-ta'ah káwá tún ká jùpá jù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú ká máa tẹ̀lé wal-bara'atu mina shirki wa alihi káwá bọ́pá bọ́sẹ̀ kò níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ gbogbo àwọn nẹ́bí ọlọ́run ọba ń tàṣọ ìbóṣẹ̀ wà lára wọn nìyẹn in tó kàn yàtọ̀ làwọn ṣàrọ́yà kí lẹ́gbẹ̀ láwọn ṣàrọ́yà àwọn duties àwọn nǹkan mi àwọn àwọn àwọn principles àwọn lòmí wà ok tẹbàfẹ́ sí lọ́n báyìí ìhun tí yí ẹkì báyìí àwọn míì wà àwẹ́ wọn báyìí lọ́nà sẹ́ni kẹ́sì kẹ́ change lọ́dọ̀ tí wọn àwọn òfin òfin òfin ló so orí pìlẹ̀ sí wọn ìpìlẹ̀ gbogbo wọn ìsìláàmù ni wọ́n ṣe because gbogbo wọn ni wọ́n jọ́sìn fún Ọlọ́run ọba lọ́kan ṣoṣo in bẹnu bíbélì Jésù sì fi orí rẹ̀ kanlẹ̀ gẹ́gẹ́ bá Mùsùlùmí ṣe máa ń kírun ó fi orí rẹ̀ kanlẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa sin Ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣé Ọlọ́run ló ń sin Ọlọ́run yẹn ni ṣé Ọlọ́run ọba ló ń ṣe kí ni sóhun ló ó wọ́n bẹ́ẹ̀ pé Jésù sọ pé yọ́rọ́ ṣe báyìí àbí náà <clears throat> qala Allahu ta'ala ọlọ́run sọ Al-Qur'an pé inna ad-dina 'inda Allahil Islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba òun náà hmm, minhu ọlọ́run ló wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin ṣe tó bá ti di ọjọ́ ìkẹyìn ní yamal kiyama nínú àwọn ẹni tí wọ́n sì òfò ló wà o nínú àwọn ẹni òfò ní o ọlọ́run tún ní ya ayyuhar rusul mo pè yín tẹ́ jẹ́ òjíṣẹ́ ọlọ́run kulu minat tayyibat ẹ jẹ nínú àwọn nǹkan tó dá wa amilu saliha ẹ sì máa ṣiṣẹ́ olóore inni bima ṣe rí umma yí o àìsín yí ẹyọ kan náà ni o wa ana fattakun èmi sì lọ́lọ́wọ̀ bá yín sọ ẹmọ́ bẹ̀rún ní ẹ̀sìn yí ẹ̀sìn kan náà ni wa qala ta'ala in in wa ana rabbukum èmi sì lọ́lọ́wọ̀ bá yín fa'budun ẹmọ́ sí ní fattakun náwà ayà mi lèyìn tí ẹ̀rí tó kú lẹ́yìn wa ana alìmílọ̀tí wà dìí in ta lo umma fún bí nítorí ma lo umma fún ẹ̀sìn ọdẹ̀ ma lo umma fún àwọn èèyàn ọdẹ̀ ma lo umma fún àsìkò wà dákọrọ̀ bá dá ummatin nínú sọ́tọ̀ Yusuf lẹ́yìn àsìkò tó ti pé so wọ́n ni fadinuhum wahid wa huwa al-Islam ẹ̀sìn gbogbo wọn ẹyọ̀kan náà ni òun náà dẹ̀ ikhlas ní tó ń kó sínú ìṣẹ́ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn ikhlasu dini lillahi ìjọsìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan alwahid ló nìkan al'ahad alma'budu wahdahu bilhaq ló nìkan tó yẹ kí ẹ fún lódodo a ah, nam wọ́n ní wà láàfi nam ok wọ́n ní wà lọ́lùkù jẹ́mí àn ìbádù gbogbo àwọn ẹ̀dá tẹ́yẹnyẹ ẹ̀rún sì ni wọ́n jẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wà minhum ar-rusulul kiram nínú wọn náà ni ar-rusulul àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba tí wọ́n jẹ́ ni alápọ̀lé wà minhum ulul azmi nínú náà làwọn márùn-ún tọ́lọ̀ tún dásà lẹ́sà Muhammad onẹni Muhammad Ibrahim Abraham. Moses Jesus and Noah For whom ibadu khalaqahum li ibadati ẹrúsìn Ọlọ́run gbogbo àwọn tàdákọ̀ yìí Ọlọ́run dẹ̀ dáwọn kama jọ́sìn fún ni wa da'wati nasi ila dhalik kí wọ́n dẹ̀ máa pé àwọn èèyàn lọ sí bíbẹ̀ in táwà nẹ́bì yẹn pèpè sí ní gbogbo wọn in tó rìnlẹ̀ ní ẹgbẹ́ ẹ̀yà o ẹ̀yà وهو رب الخالق المعبود لا يشركه أحد من جميع خلقه في ذرة من هذا الكون kò كان kan tó jẹ́ dédé pẹ̀lú Ọlọ́run Ọba kò sẹ́ni kan tí èyàn lè fi ṣe ẹgbẹ́ tí èyàn lè fi kẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba nínú àwọn ẹ̀dá rẹ̀ ní gbogbo ayé yìí kan tó ṣe pé ń ṣe rísìkì fún Ọlọ́run Ọba kẹ́yìn se kí níbi rísìkù pé ẹ̀yìn fún Ọlọ́run Ọba ní ájẹ́ ámú ẹ̀yìn lẹ́yìn yí Ọlọ́run Ọba àbí níbi ikú kò sẹ́nìkan tó lè jẹ́ dédé pẹ̀lú Ọlọ́run Ọba ní pé èmì náà lè yí èèyàn èmì náà lè pa èèyàn kò sẹ́nìkan gbogbo tó ṣe pé Ọlọ́run Ọba nínú àwọn sifáàtì olùhíyá wa rububiyya sifáàtì o Jésù Kristi òjíṣẹ́ Ọlọ́run Ọba ni wọ́n wò wọn yìí kí ń ṣe ọlọ́run ànábì ọlọ́run ọba ni wọ́n ẹni rere ni wọ́n èyàn gidi ni wọ́n ẹni àpọ́nlé ẹni abiyì ni wọ́n kódà tẹ́nìkan bá ní mùsùlùmí ló wálé mi ò gbàgbọ́ ní jésù onítọ̀hún èkì ń ṣe mùsùlùmí kèfèrí jesus ni o mọ́kífù islam ni o mọ́kífù islam ni position islam ni ibi islam dúró sí ni ìwọ́lú ní tó ń support ìwọ́lú Christian ni ọ́ wọ́n the children of God they are fighting the Palestinians àwọn tó ń pè children of God àwọn Jew tó ń pa àwọn eh, Mùsùlùmí ní Palestine so pa àwọn Jew yẹn wọ́n gbà pé Jésù ẹni ègún ni ẹni ìpè ni wọ́n dẹ̀ gbà pé ya rẹ̀ onízì náà ni Jésù yẹn ó lóyún ó lọ gbọ́yún wá ń ta ó lóyún ẹ̀mí mímọ́ ni Islam ló fọ Jésù máa ti ya rẹ̀ kó ń bẹ̀ nùsùkọ́tù Miriam suratu Maryam súrọ̀ tí ó kún wà dedicated fún Mary Ọlọ́run dákọ̀ rẹ̀ ń bẹ̀ ìpé Jésù ó ń sọ fáwọn èèyàn pé ní kékeré ìgbà tó wà lọ́mọ ọwọ́ wípé èmi òjíṣẹ́ Ọlọ́run ni mí o lè tó fi ń fọ ìyá rẹ̀ má wípé ìyá rẹ̀ gbóyún wálé ìyá kọ́ ló sọ̀rọ̀ ìyá kọ́ ló sọ̀rọ̀ khilafan ní yàtọ̀ sí nǹkan tó wà nínú àwọn narrations the ni pé ẹni nítorí ẹlòmí oh they are muslim ah those muslims they hate jesus ah of the government pé they are kufar no Then the ní pé i'm a muslim but i hate jesus then that person is not a muslim he is a disbeliever kódà kò bá àmá sí náà tí ó fi kú tó bá ilé kú lórí yóò sì gbé nínú so a muslim must love revere ìyìn gbọ́dọ̀ respect ìyìn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ jesus jesus ìyìn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn eh àwọn náà là ń ní Isa Ìsá sọ́run tó tún wá ṣẹlẹ̀ sí ní pé Ìsá gan ló ẹkẹ́ ìgbẹ̀mọ̀ pé reality Jesus kìkín ṣe Hebrew kìdẹ̀kín ṣe Aramaic Latinized English name ni ìtò tí wọ́n náà ni Ìsá bí Ìsá oní ẹni Ìsá tó bá lọ wọ aslu kan nínú èdè so kí ní ẹ̀gọ́ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ṣẹ́gbọ́n ti wà cut off from the aslu àwọn ìpìlẹ̀ bú làwọn kí ní ń bọ̀ wá ló jẹ́ pé islam nígbàtí pé afẹ́ jẹ́ fi islam sí ẹ̀sìn gbogbo ayé àti pé òníkan yóò ṣẹ́kù díyàmà kìyàmá tí ó jẹ́ òdodo ó wá jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ sì ṣẹ́kù dì so jesus is a latinized english name kìkí ń ṣe èdè tí jésù sọ kò sí kódà tó bá sọ nínú èdè wọn kí ní pín jesus bọ̀gá tó pé ń jesus in reality be he saw or something by so ti báyìí àbí so in tàbí ń pèrè wá sí adẹ̀káyà fún àwọn ní tàbí wá nínú Qur'an tọ́lọ̀ tí ń pe gbogbo àwa Christian gbogbo àtàbájẹ́ Christian àtàbájẹ́ gbogbo wa ipé ọlọ́ọ̀bá àti Mùsùlùmí ogbóyín ẹ máa bọ̀ wá ìlà kalimatin sawa'in baynana wa baynakum ẹ máa ẹwà ẹwà ẹjájọ sọ̀rọ̀ ipé ṣebí ń tẹ́yìn náà mọ̀ ní pé ọlọ́ọ̀bá ba kan ní ó yẹ so báwa Mùsùlùmí bá ṣe wáta Ànábì Ìsá ẹni rí ni Ànábì Ọlọ́run ni ẹ wá wo tẹ́yìn wá ń sọ nípa nẹ́bì tiwa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ nẹ́bì tẹ́ pí gbájọ́ tó nígbàgbọ́nú ẹ̀ in bẹ nínú ẹni tí ń pè ní olè wòlí èké òpòrò ànẹ́bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Facebook tán pè ní Ezekiel náà àbí kí tán pè wọn ma àwọn èébú tó ti bú Ọlọ́run àtànẹ́bì bí kò mọ̀ ní pé ṣe pé Allah yín ti yá wèrè ìmọ̀ ń sọ bẹ́ẹ̀ ṣe pé ló burúkú lànẹ́bì yìí ìmọ̀ sọ bẹ́ ẹwọ́ mùsùlùmí ẹwọ́ mùsùlùmí o Jesus ànábì ọlọ́run ẹni rẹ̀ ni èyẹ gidi ẹwùn kamáyì ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gbẹ̀yàwó òjíṣẹ́ ṣẹ́ríkà ànábì Muhammad tán bá wá láyé ànábì Isa ànábì Isa ó tẹ̀lé wọn tán bá wá láyé ànábì Noah nítorí tọ́lọ̀ sọ́nà Kùránì pé tí ànẹ́ gbogbo ọlọ́wọ́ bá ti sọ fún pé ànábì kan bọ̀ wọn ni ó jẹ́ gbẹ̀yìn o tó bá ilé dé láyé yí gan ẹ wọn nígbà Muhammad fi sọ fà sallá sán pé law kana Musa hayya ma wasi'ahu illa ittiba'i tí Moses bá ń bẹ láyé mọ́sí wáyé yóò tẹ̀lé mu òun ló jẹ́ pé tí Jésù bá padà dé again àbìlífà mùsùlùmí yẹn o yóò wá dé padà kìí ṣe lánàábì lọ́mọ lẹ́yìn ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam Allah Akbar ní mùsùlùmí tí wọ́n kírun tí wọ́n sin lọ́hun lórí ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam so ayé ina ni kan ti tètè ronú sí kìíní mọ́jẹ̀ kó di yamal kìyàmà kọwa gbà kọwa ọwà di yamal kìyàmà ó bá rí Ànábì Muhammad papọ̀ pẹ̀lú Ibrahim, papọ̀ pẹ̀lú Moses papọ̀ pẹ̀lú Jesus papọ̀ pẹ̀lú àwọn Samuel àwọn òjíṣẹ́ Ọlọ́run ah àníbí àwọn táwọn mùsùlùmí táwọn torí ẹbá wọn já wọ́n náà kọ́lá rí pẹ̀lú asọ́mọ̀ ya ní gbogbo wọn anigba muhammadin sallallahu alaihi wasallam pé al'ambiya'u abina'u allat a ummuhum shatta wa dinuhum wahid annabi sallallahu alaihi wasallam gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run yẹn wọ́n dàbí ọmọ bàbá kan bí kí bàbá kan wá níyàwó tó pọ̀ gbogbo wọn ìyá wọn yàtọ̀ bàbá kan náà ní ẹ̀sìn wọn ẹ̀yọ̀kan náà sì ọ wà rí ọyẹ́mọ̀ kẹrùn ta so ah, ah nípa jésù wà ní pé èmi kọ́ lọ́lọ́run èmi kọ́ èmi ń sọ lọ́run èmi gan wá sọ fún kẹ́kẹ́ máa sin lọ́run ni ayé ta wà ní ká tètè ronú sí ẹlòmí sẹ́rù gbọ́n ta mọ́ǹkà ìmọ́mọ̀ rí pé wọ́n bú àtàrò àǹkànú bíbélì ṣe wọ́n bú yí náà tó kò sẹ́mọ̀ tó ń bú yí reality òdodo ọ̀rọ̀ mọ́ ń dàbí òdúdú ọ̀rọ̀ dítò bó ṣe máa ń le òdúdú ọ̀rọ̀ máa ń níbi tí máa ń báyànú ara torí wọ́n náà mọ̀ pó dòdò ni wọ́n náà mọ̀ ah, lóòtọ́ ni so ẹ̀dẹ́kọ̀ jẹ́ kájọ sin lọ́wọ́n ọba lẹ́yọ̀ kan náà ni kájọ gbàgbọ́ nínú gbogbo òjíṣẹ́ tí ọlọ́wọ́n bá rán ìgbẹ̀yìn Muhammad sallallahu alaihi wasallam tó bá ti tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé gbogbo òjíṣẹ́ tó tó bá ilé tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tẹ̀lé kankan àwọn òjíṣẹ́ o an bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọlá rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú ìkẹ́ rẹ̀ kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa so a tún tẹ̀síwájú láwọn jòkó tí ó ń bọ̀ wá insha Allah hadha wa